الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى لكي كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي أشياء لأيفون أرولنا òun náà ni ẹlẹ́kẹjọ nínú àwọn kan tó kuna da ne muzaharatul mushrikin wa mu'awanatuhum ala al-muslimin kuna ne mara àwọn olùṣẹbọ lọ́wọ́ àti mọ́kún lọ́wọ́ against àwọn musulmi a da ṣe àlàyé eléyìí ní ẹ̀kúnrẹ́rẹ́ pípé eléyìí nǹkan wù nínú nǹkan tí yóò ba ẹ̀sìn islamu yẹn jẹ́ ni tí ò ní jẹ́ kí yẹn jẹ́ musulmi ma a dẹ̀ fi àwọn àlàyé yẹn a fi kìlọ̀ fún àwọn musulmi kó níbi ìmá báwọn kèfèrí kópa níbi àwọn ọdún wọn àbí àwọn ayẹyẹ tí wọ́n bá ń ṣe láwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí ò kí ń bá wọn lọ sí ilé ìjọsìn wọn láti lọ bá wọn kópa níbi àwọn ọdún wọn ìdí ni wípé àwọn ọdún yẹn kọ́ wọn dún tọ́tako ẹ̀sìn islam ni àwọn ọdún yóò bá islam mọ̀ láàmín kọrìbìn wà láàmín bá ọdún ẹbọ burúkú ni january 1 sí wa alimi ní December 25 láwá ò ṣe àwó ṣe January 1 nítorí ọdún gbogbo wa ní kìí sọdún wá àwó tí ẹ̀mọ́ta pé January 1 ti wà so ọdún àwa mùsùlùmí òun náà lè tó ti mọ̀ ọdún méjì òun náà ni Eidul Fitr àti Eidul Adha a so méjì ọdún méjì ta ní nínú ẹ̀sìn Islam náà ni ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ nínú àwọn àwákìlú Islam nínú àkàtí mọ̀ bá Islam jẹ́ ونكي من اعتقد أن بعض الناس يسعوه خروج عن شريعة محمد صلى الله عليه وسلم كما وسع الخضر الخروج عن شريعة موسى عليه السلام فهو كافر eléyìn kọ́ ó ní ṣe pẹ̀lú àwọn apá kan àbíká ní pé ọ̀gọ̀rọ̀ nínú àwọn sùfíyà àwọn sùfí àwọn ni wọ́n ní pọ́blẹ̀mù yìí ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ wípé ó rọrùn fún yẹ̀kan láti jáde kú nínú ẹ̀sìn Islam láti jáde kó ní abẹ́ sharia annabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe rọrùn fún khadru láti jáde nínú sharia annabi musa alaihi salam onítọ̀ ti jáde kó nínú ẹ̀sìn islam èyàn tó bá bílé wípé ó láwọn olómi àwọn ò nídìí kí wọ́n máa tẹ̀lé sharia annabuwa muhammad sallallahu alaihi wasallam because al-khadru náà jáde nínú sharia Musa alaihissalam eléyìn kọ́ kìkí ṣe musulmi kèfèrí ni so adẹ́sàlàyé pé irú nǹkan tó mú wáyé gan kìyàsún ma alfarik kí ẹ ma fi kan méjì tí ó jọra wọn kí ẹ ma fi wíra wọn ni Sheikh bin Abdullah al wani man ajaza li ahadin an yakhruja an shari'ati Muhammadin sallallahu alaihi wasallam لأن الله بعث محمدا إلى الناس كافة صلى الله عليه وسلم وأوجب طاعته على العالمين ẹnikẹ́ni tó bá lè sọ pé àbí tó bá gbà ipé èyẹ́ lè kó nínú sẹ̀ríà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìwé ni bẹ́ẹ̀ ti di kèfèrí o ìdí ni wípé ọlọ́run bá láàrin wà nẹ́bí o àyàfi kó jẹ́ àánú fún gbogbo àgbáláyé wa ma arsalnaka illa kaffa linnasi bashiran wa nadhira ọlọ́run ní wà nẹ́bí ààrán o àyàfi fún ààrán sí gbogbo èèyàn pátápátá kó jẹ́ olùfúnni ní ìró ìdùnnú àti olùkìlọ̀ fún àwọn èèyàn ni ọlọ́run tún ní kul ya ayyuhan nas inni rasulu rasulullahi ilaykum jami'an ọlọ́run tún sọ fún فمن لم يستجب للرسول ويتبع هذا الرسول فهو كافر ìyẹn tí ó bá dá nábi ilóhun tí ó tẹ̀lé nábi yíò kọwọ́ kìkín ṣe musulmi sawa'un akana yahudiyan au nasaraniyan au majusiyan au ayya millatin kan dédé ni o kò bá jẹ́ yahudi ni kò bá jẹ́ nasaro ni kò bá jẹ́ majusi ni kò bá jẹ́ wẹ́sìn tí ó bá mọ́gbọ́ máa sí li'annahu bi bi'athatihi aujaba allahu ta'atahu wa tibahum ومن كان على دين اليهود والنصرانية اليهودية والنصرانية فإنه قد نسخ ببعثته صلى الله عليه وسلم فلا يسع أحد أن يخرج عن طاعته so èyí tó bá wà láyé nígbà tí wọ́n rán nẹ́bí o kó mọ̀ pé àwọn ẹ̀sìn yókù wọ́n ti ṣe násìkò rẹ̀ wọ́n ti abrogate kò wá sí ẹ̀sìn mímọ́ tó yàtọ̀ sí ẹ̀sìn ànẹ́bí أما خروج الخضر عن طاعة موسى عليه السلام فلأن موسى لم يرسل إلى الخضر so wá rí ìtúwà fẹ́ máa lú tó ní pé ìsẹ̀bí kọlùrù náà kí dẹ̀ ló fẹ́ lú òun náà ní kí sọ̀tọ́ wà ní suratul kahf nígbàtọ́lọ̀ bá ń sọ nípa al-Khidr nígbàtọ́lọ̀ bá sọ fún Mùsá ikú ẹnìkan wà tọ́lọ̀ tó fún láwọn ìmọ̀kan tí Mùsá fẹ́ lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ ni pé Khidru sí lábẹ́ ṣẹ̀ríà Ànábì Mùsá alayhi salam so kò sínú rẹ̀ bóòlù síwájáde in tí ó bá kọ́kọ́ sínú kan kò lè jáde ìwọ́n tí ẹni ó wà nínú ṣẹ̀ríà ó wà lábẹ́ ṣẹ̀ríà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam so automatically ó lè jáde ló jẹ́ pé àwọn tọwagate àwọn tọwagate àwọn súfí àwọn ọlọ́run tí wọ́n jọ́sẹ̀ fún dẹ́yìn Allah àwọn eléyìn wọ́n pàmítì fáwọn èèyàn ìmá jáde kò níbi ṣẹ̀ríà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn gangan fún àwọn òsí lábẹ́ wọ́n believe wípé ìwọ tó bá sẹ́sìn tó bá sẹ́sìn wọ́n pín àwọn èèyàn sí méjì àwọn àrífóòn àti àwọn amọ́tùnás àwọn àrífóòn àwọn làwọn kan ti dé wọ́n ti dé ipò kan níbi ìsúnmọ́lọ́un wọ́n ti wọnú ọlọ́run kódà wọ́n ti rọ́lọ́run fín bẹ́ẹ̀ni wọ́n mọ́ sọ pé ìpé kódà èmi ti rọ́lọ́run fín ni kódà ibi táwà ti dé tí ọlọ́run tàbá ní kọ́lọ̀un fún wánkà tó bá lọ́run tètí ò bá ìtì fún wa á sì láàfẹ́mọ́ aláàfẹ́mọ́ ma ibi táwọn ti dé so àwọn bí i wípé ibi táwọn ti dé yíò kọ́ àwọn ò sí lábẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nìkan nínú wọ́n fi sọ pé khudna bahar waqafa al-anbiya fi sahilihi àwa wọnú odò odò tó ṣe páwà nẹ́bí ọlọ́ọ̀bá gan dúró sí tí bèbè rẹ̀ níwọ̀n tó lẹ̀kan wọn bẹ́ẹ̀ni àwọn bí wípé ipò wìláyà ipò kíyàn jẹ́ wòlí ó lágbára ju ipò ànẹ́bí àti rìsálà lọ ó ju ipò kíyàn jẹ́ nẹ́bí àti rọ̀súlò tẹ́bà ọ̀rọ̀ ọ̀nà àwọn sórí ẹ̀rọ kàmà pòsí ní àwọn àwọn àwọn eléyìí òpin tó gbogbo nǹkan láà fi takọ̀ nẹ́wà bá ti dé kí nìdí because ìwọ́n tí ẹ̀ o sí lábẹ̀ ṣẹ̀rí ànẹ́bí ọmọ ìwọ́n tí already dọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ sí bí ó fẹ́ tẹ̀lé ànẹ́bí kò lè bà dọ́dọ̀ ọlọ́run ní àbí ó ti dọ́dọ̀ ọlọ́run already ó ti wà lọ́dọ̀ ọlọ́run bàbá yìí tẹ̀ so ẹ̀yin yóò kútẹ́ yóò mọ̀nà tẹ́rẹ̀gbà dọ́dọ̀ ọlọ́run ẹmọ̀tẹ́ ànẹ́bí ọmọ ìwá wọ́n mú ìwá jẹ́ ọ̀rá ti dọ́dọ̀ ọlọ́run ọba àwọn míì tún wá bá débi pé wọ́n kù ní lẹ́fù yẹn kó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn bẹ́ẹ̀ni ní wípé àwọn àfá àwọn gangan fúnra wọn ń gbéra wọn sípò ìjọlọ́run wo tó bá kà wọn tíra Ibrahim Niyas ló mọ̀ dáadáa ẹ̀rì mímọ̀ ní kí wọ́n parọ́ ma ní in tó kọ sínú tíra fúnra rẹ̀ àwọn orin tó gẹ̀gẹ̀ fúnra rẹ̀ fẹ́nukọ hikma tí pẹ̀lú hikma mi ni o èmi sì ní fúnra wọn ni wọ́n fúnra wọn ní rububiyya àti uluhiyya fúnra wọn ni wọ́n fi ẹnu ara wọn ròyìn ó ń sọ pé gbogbo tó bá ti ṣe kútùbà lé ayé kò sí tó ní yásò gbogbo tó ti ṣe kútùbà gbogbo bẹ̀ wà báyìí ni o àmọ́gbà tí ó wà Nàìjíríà mọ́tò ni khurafat àwọn kan tí ó ṣẹlẹ̀ tí but in tó ṣẹlẹ̀ tí wà ní ni ojú tó dúdú wọ́n tètè gẹ́ẹ̀tì àwọn èèyàn lọ́wọ́ bẹ̀rẹ̀ ojú dúdú gbà àwọn èèyàn sì wà nínú Ṣàngó àtọkọya wọ́n rí fẹ́nà kẹ́lẹ̀ tún ga sókè díẹ̀ ju Ṣàngó lọ wọ́n kà tẹ̀lé ti ẹni àwọn ọmọ kéèkéé sí ẹ̀sìn Islam làwọn tẹ̀lé ti wọn Allahu Akbar ló jẹ́ kí ní ìsin kọwọ́ ẹmọ táwọn àwọn modern day sufi wọ́n ṣe ni àwọn ń tẹ́ láti mọ́ fẹ́ mọ́ lọ lójú pọ̀ bí pé no kìí ṣe kẹta wà ń sọ nìyẹn kìí ṣe kátà wà ń sọ ní ẹwù tẹwà challenge kanu ẹgbẹ́ sọlátùl fàátì tí a mọ́dá ti já ní kọ ó lánàbì lókun wọ́n bèèrè rẹ̀ pé sánàbì fáwọn sàábí ó lánàbì fáwọn sàábí tó fáwọn sàábí rẹ̀ ó fi pamọ́ fèmì ni èmi mú ní òun wá ránàbì ní fèkètè báyìí òun allahumma salli ala muhammadil fatih lima ugliqa Hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí ìgbà tó wá fún ó wá ní ó wá ń sọ fún ìpé sọ̀látùl fàátì nǹkan wo tó bá kalẹ̀ kan ó bí ipò ka Kùránì 6,000 times ní ó lọ́lá ju Kùránì lọ ní 6,000 times ní sọ̀látùl fàátì ẹ̀kà Allahumma salli ala Muhammad al-fàátì lima orílẹ̀-èdè annabi mu wa sallallahu alaihi wasallam but àwọn gbà yí pé àwọn ò sí lábẹ́ ṣẹ̀rí annabi sẹ́yìn àwọn ò sí lábẹ́ ṣẹ̀rí annabi ó wá tí àwọn náà wá ti wá ní ó wá tí àwọn náà wá ti wá ní gbogbo ilé nǹkan ojú tó rẹ̀ ti fẹ́ wá ọ̀dọ̀ àwọn ṣíyà because yẹn tó bá wo àwọn sùfíyà láti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ burúkú tó ń pè ní sùfíyà yóò kọ́ wò wọ́n bẹ̀rẹ̀ látara àṣejù níbi káfẹ́ súnmọ́lọ́rùn kálá stage níbi zoo ìmí ni wọ́n sọ pé èmi ò ní fẹ́nu kẹrẹ tí fi kú èmi ò ní ì ní mú tútù tí fi kú èmi ò ní ì ní fi ẹ̀yìn mi kan bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ tí fi kú èmi ni wọ́n nínú òtútù burúkú tó wà lọ́dún sórí orí òkèlé yóò wà mọ́ sí náfìlà ní gbogbo òru láti ìgbà tó rúgbà ti bẹ̀kẹ̀ títí tí ó fi parí yóò kọ̀ntínú náfìlà ẹni bídíà làwọn kí ní ẹ̀ kò sínú ẹ̀sìn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ìmínú wọ́n sí ti jẹ́ Eh, kódà ní tọ́wọ́ fi mọ̀ ní pé tí ẹ̀ bá ti dọ̀tí nígbẹ̀ súfí àti wèrè wọ́n jọ mọ́ ń kó wọ́n pọ̀ ní nítorí àwọn bílì wípé láyé yóò ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ó sì gbọ́dọ̀ máa ní gbogbo nǹkan tàwákùl tàwákùl làwọn ní tiwọn nítorí àwọn bílì tó bá lọ ṣiṣẹ́ ó nígbàgbọ́ ní Ọlọ́run ó ṣe lé nínú àwọn tayọrọ tó máa ń sọ o ní pé àfáà Sufi kan wà o ní pé èmi ò ní ṣiṣẹ́ tèmi èmi ò ní ṣiṣẹ́ tí fi kú ìsì lówó ìní ṣiṣẹ́ ìsì lówó kọ́dà ọlọ́wà níyàwó nígbàtí ìyàwó gbà tí fi páyàwó ó wá bẹ́ẹ̀ sí lọ́mọ ìyàlì àwọn ènìyàn máa ń sọ àwọn tán fúnra wọn ìyàwó afá sí lọ́mọ ìyàlì láti lè bà máa jẹun bó ṣe dijọ́ kanu bá fàṣẹfẹ́ sí ìrìn àjò kan lọ ní ẹ so bó ṣe lọ lọ́dẹ̀ báyìí bó ṣe rí owó nù owó ń kún àfáwà ń sọ fún ẹgbà wọn láti mọ̀ fi ẹ̀kọ́ ìjà pé kò ní ayé yìí èyí ń ṣiṣẹ́ tó ráfà jálà bí láfà ń ṣe àfíṣẹ́ lọ́sàfẹ́ mọ́ ah bó ṣe rówó ah ó wá fẹ́ gbé wá ní ká mo sì tí ní ṣiṣẹ́ wo wa owó wùnú ìwà ni àkọ́kọ́ gan ni pé ẹ pé kò gbé torí pé dọ́là ni o tó bá gbé gan ní àkọ́kọ́ hukumu dọ́là ti wà ń ó announce fọ́dún kan ní ìran ọdún kan lóṣì bó bá gbé owó ìwọ tó gbé owó o gbé 10 million wá ní pé ah mo mẹ́kẹ̀ o mẹ́kẹ̀ o ìwọ kọ́ ló ní 10 million o ó ma announce lódìdí ọdún kan tó bá gbé owó ni ó lè náwọn bí ọdá kódà kò rí 10,000 naira owó tó bá ti ní kíma táwọn yẹba pé èyàn tó bá sọ́nù à ó lè kẹkẹyà mọ́ lópe wàfà yóò mú tó gbogbo fíkiri yíò ó mú tó gbogbo lóòrùn ìsìṣẹ́ ní bó ṣe padà sí lẹ́nu wá sọ fún ìyàwó àyàwó wà láẹ̀ mú orúwú ń bí ó dá àwọn mú sí ní ìsìṣẹ́ tí ó yìn bí owó yẹn bí ọ̀sẹ̀ ni àà ìyàwó ṣe pẹ̀ fún pé àà kíníkan kíníkan ibi yóò páyún kú kíníkan ìyàwó ṣe mú àlè bó ṣe ta ẹwọ fíìmù ẹwọ Yorùbá fíìmù bó ṣe ta ìyàwó bó ṣe tàfà ẹ̀yàwó àlẹ́yàfà àlẹ́yàwó àti ìyàwó nù ó tójú wọn bú wọ́n ni ah afá ìpapọ̀ fún wani ní oyin tẹ̀ ló wà mẹ́ tó wá lówó ní wọ́n wá sílì oyin gbáyìn mọ̀ bí yóò sọ padà sínú báfún lọ́sà tó sílì ẹ̀pá bóyá Ghana must go sí nígbà wọn bá gbé ní wálé lójú wíńdò báyìí wọ́n ṣe bẹ́ẹ̀ ma ń pa ọ̀rọ̀ ní àwọn bóyá yóò gbá ṣùgbà fà ti wò nítorí afá ànàrí tẹ̀fà wà náà gbá ọ̀nà bóyá ní yóò gbá ṣùgbà ti wò nínú ẹ̀sìn Islam ó ṣiṣẹ́ ni àwọn ànẹ́bí ọlọ́ bá gẹ́mọ́ ṣiṣẹ́ àwọn àfẹ́sì gẹ́ ó mọ̀ gbọ́gbọ́ àfá mi àfá yìí àìṣẹ́bà ní ṣe àfá ilé ìṣẹ́ kápẹ́ntà ilé ìtún agó ṣe ilé ìn tíìtì ilé ìṣẹ́ kíníkà ilé wọ́n sàmọ́ síṣẹ́ ni káwà jù kú síbi kan iṣẹ́ wò lá ṣe iṣẹ́ àfá ni iṣẹ́ wò ní pè ní iṣẹ́ àfá ewu tún iṣẹ́ àfá bí iṣẹ́ pásítọ̀ ẹlákẹjá jìnà sí gbogbo àwọn agbórí wàláì kò sí tán gbẹ̀gbẹ̀ ju ọlẹ́ ní ṣe fàzán gbà ṣe fàzán àwọn ilé bíi ó jáde sínú gbogbo ìwọ́n lò lọ síṣẹ́ ni ó ní wọ́n ní káwọn nìkan wá mọ́ kó ṣòro tí wọ́n wá kí wọ́n mọ́ gbóòlọ́ wọn òun gbówó ṣòro wọn ìṣòro tí ò ní ta ìwọ́gán ní ṣòro ò títí dè ní so Khadru alayhi salam in reality nǹkan kò sí nínú ṣẹ̀ríà kò sí lábẹ́ ṣẹ̀ríà Nabi Musa táàfi wá sọ wípé ó jáde kò nínú ṣẹ̀ríà anábi musa aléhì salatu wassalam ọlọ́ni pé wa idh qala musa li qawmihi ya qawmi lima tu'dhunani wa qad ta'lamuna anni rasulullahi ilaykum ṣe bọ́lọ́n sọ ní Kùránì ọlọ́ni pé anábi musa sọ fáwọn yẹ̀ pé ya qawmi so risala Musa fún àbánú Israeli ní kalúwà kò sí fún gbogbo àwọn èèyàn so Khadru kò sínú rẹ̀ wọ́n ni ọ̀rọ̀ wà pé ṣé Khadru gẹ́gẹ́ ni ó ṣé annabi Ọlọ́run àbí القول الأول أنه نبي لأنه عمل أشياء لا تكون إلا معجزات wàlí ànábì ọlọ́run ni ànábì eh, oníkọ́dọ̀ ìdí ni wípé wọ́n sí àwọn iṣẹ́ tó ṣe pé iṣẹ́ ìyanu ni tó ṣe pé mọ̀jízáàtì láàkà wọ́n sí gẹ́gẹ́ bí kọ́ríkì hìdí sẹfina gẹ́gẹ́ bí mọ́sí fọ́ sẹfina yẹn ọkọ̀ ojú omi tí wọ́n bàjẹ́ yẹn kọba tó ma ń gba ọkọ̀ ojú omi tó bá dá kó mọ̀lẹ̀ bàgbá àwọn abàjẹ́ wọ́n ní wà mithlu dhabi hil walad àti bá ṣe pa ọmọkùnrin kan ni wọ́n pa ọmọ yẹn wà mithlu iqamati hil jidar alladhi yuridu an yanqad àti bá ṣe apá ilé tó fẹ́ wó

so àfàrátọ́lọ̀ bá fẹ́ nínú àwọn annabi rẹ̀ ni ó fi kọ̀kọ́ rẹ̀ ma هذه أمور معجزات والمعجزات لا تكون إلا للنبي وأصل قصة موسى مع الخضر أن موسى عليه السلام خطب بني إسرائيل kí ló fà ìtàn Mùsá àti Khidr ni pé Ànábì Mùsá bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ kan fasalu wọ́n bi lọ́wọ́ Mùsá pé hal hunaka a'lam minhu ǹjẹ́ nìkan wà lórílẹ̀ ayé tó nímọ̀ tó wọ Mùsá mọ́ lé ní fàkọ́lá láà alẹ́bùsá ní rárá fa'auha Allahu ilayhi ọlọ́bà fún wáyé anna hunaka abdan fi ardi kada wa kada indahu min al-ilm ma laysa indak ara wakọlu ní mẹ́jọ ẹnìkan wà èyí tó láwọn mọ̀ká tí wòye olú jẹ́ pé èyí lè jẹ́ pé èyí ẹ̀ ní mẹ́jọ lẹ́yìn nínú but àwọn olùmí tún lè láwọn mọ̀ mí generally wọ́n lónímọ̀jù àmọ́ specifically àwọn kan tún nímọ̀ orí bá yà bí ẹ̀hẹ́ so because yìí olímọ̀ ogun kẹta ẹ̀hẹ́ naam fàdáhàbà musa aléhì salam ilá haza rọ́jùlé yẹtùlùbù dhalika al-ilma qala ta'ala so anabi musa ó wà lọ bọ́kùn rẹ̀ ń wá ìmọ̀ yẹn ọlọ́fin sọ pàwọn gbé wa idh qala musa li fatahu gbà tí musa sọ fún ọmọ dékùnrin tán jọlọ la abrahu hatta abluga majma al-bahri in ni dúó ìmọ̀ aw amdiya hukuban àbí ma rìn lọ títí forever in gbogbo ọdún tó bá tẹ́kì mímọ̀ rìn lọ ni àwọn afẹ́ mú wá ń bí pé ilé ìtọ́ka lórí pé Musa ti gbọ́pẹ́ nìkan tó tún ní ìmọ̀ kan bí kan ah mọ́gbùn ọdí bẹ́ ìyà ma rìn lọ́nà kò sí tí ò fi ma bèyìnihìmá nígbàtán wá débi tí odò méjì ti pàdé yẹn títí ila akhirihi fàwájàdá abdan min ibadina ataynahu rahmatan min indina wa allamnahu min ladunna ilman àwọn arí ẹrùwà kan níbi odò yẹn ẹrùwà yìí nǹkan wù àsìfúnníma ẹ́ qala lahu Musa hal attabi'uka àníbù sábẹ̀ lọ pé ǹjẹ́ mo lè tẹ̀lé ọ kó lè bá fi mọ̀ mí nínú ìmọ̀ tọ́lọ̀ bá ti fi mọ̀ ìwọ náà títí di ìgbẹ̀yìn kíso yẹn ó ń bẹ nínú Suratul Kahf ìyẹn tí ó bá fẹ́ wò ẹwà gẹ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ń ráwọn sí gbogbo ayé tẹ́yẹn ni kò sẹ́nìkan tó gbùdọ̀ lóhun sí nínú ṣẹ̀ríà ليسوا بحاجة إلى اتباع الرسل وأنهم يأخذون من الله مباشرة ولا يأخذون عن الرسول ilé jẹ́ ọdún fáwọn fún fi dágbà ìpé àwọn ti dé ipò kan àwọn olùmọ̀ mọ́sílẹ̀tì látọ̀dọ̀ Allah ni ẹ́ àwọn onímọ̀ mọ́ látọ̀dọ̀ annabi àwọn bí lè pé ẹ̀sìn ti yí ẹ̀yìn mú lọ́dọ̀ àwọn òkú àwọn mú ẹ̀sìn ti wà lọ́dọ̀ alàyè tí òkú àwọn múlátọ̀dọ̀ ọlọ́ọ̀bá street ni ilé nǹkan zuur a wà batilun min al-qawl so wọ́n ni inna rusula innama hum lil awam àwọn ma ní pé àwọn ànábì àwọn àwàmù nìkan lálà ànábì àwọn tí wọ́n dákà mọ́ tí wọ́n ni amal khawas ẹ̀rẹ́ àwọn tàti súnmọ́lọ́un tán jáwọn ẹni ẹ̀sà fala yahtajuna ila rasul li'annahum ya'rifuna allaha wa yasiluna ila allah ìdí ni wípé àwọn ti mọ Ọlọ́run wọ́n ti dọ́dọ̀ Ọlọ́run wa ya'khuduna 'an Allahi mubasharatan àwọn mú lọ́dọ̀ Ọlọ́run bá street ni hadha ma alayhi gullatu sufiya ilé tí àwọn ọ̀dára àwọn sufi wà lórí ẹni yìí àwọn tó jáwọn extremist wọn annahum yasiluna ila halatin yastadnuna 'an ar-rasul sallallahu alaihi wasallam wa yakhrujuna àwọn padà táwọn ò ti ní ní bùkátà sáà nẹ́bì máa táwọn dẹ̀ dájú wàdìdálìkà láyé sọ́dún ló jẹ́ kí mínú wọn kírùn fífi ní pé alámtàlà mú a ní òsọ́lé bí makata lẹ́bàdìbà èmi o mọ́kàlẹ̀ ti lọ kírùn Nigeria bí ni ó wà so ìmínú ó pè hun kò sí ní kírùn yóò pè hun yóò sì kó lẹ́fìmọ̀ láwọn wọlé alúwà ilé alúwà tán bá wọ̀n sẹ́mọ́ kíhùn ní wọ́n alúwà gbìrì lọ́wọ́ sí ilé alúwà tẹ̀mọ́ wọ̀n sẹ́mọ́ kíhùn because ilé alúwà ó lè wọ́n bẹ̀ fún bí ọwọ́ bí oṣù mẹ́ta gbàmí ọ̀sẹ̀ kan depending on time tó bá fúnra wọn kò ní kí jùmá kò ní kíhùn jàmá ẹ́ ni ẹ̀ ànábì mọ́ lọ sí ọgọ́rùn-ún ẹ̀rọ àà ah, ẹ̀yìn wà lẹ́rin nígbà tí a níbi mọ̀lọ̀ gọ́ọ̀rùn ẹ̀rọ òkè lẹ́yìn ìgbà tí Ọlọ́run wá gbé ànẹ́bì gẹ́gẹ́ bí òjíṣẹ́ lọ́ba sánẹ́bì tí wá ń lọ sí gọ́ọ̀rùn ẹ̀rọ hmm? sánẹ́bì wá mú ápẹ́tọ̀ Abubakar ọya ẹmà wọlé alúwà ah, so li'annahum khawas yaqulun ma nahnu bihajatin ila rasul nahnu wasalna ila Allah نسأل الله العافية هذا قصد الشيخ من ذكر هذه المسألة هذا رد على الصوفية الذين يزعمون أنهم يسعهم الخروج عن شريعة محمد صلى الله عليه وسلم لأنهم ليسوا بحاجة إليه so in short ilé nǹkan ó jẹ́ rọ́dù fún àwọn tí wọ́n bí lérí pé àwọn sínú ṣẹ̀ríà nábì ma tàbárẹ́ nìkan tó bá lóhùn ní ṣẹ̀ríà nábì ma a sọ̀rọ̀ pé tọ́ ojú ọ̀nà ni ونتلي أنبي الله سبحانه وتعالى وشيئنا فني كوكا هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته